الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم فون الله سبحانه وتعالى أترى عليكم كياتي فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم nínú àwọn kan tí alìbìnà hadithi hadithi yìí ta ti ka hadithi رضي الله عنهما. hadithi ẹ jẹ́ ká tún kàlẹ̀ kẹsì fúnra wa wọ́n ni pé anábà muhammad sallallahu alaihi wasallam sọ wípé waqtu dhuhuri idha zalati shams wa kana dhillu rajuli katulihi ma lam yahdur waqtu al-asr wa waqtu al-asr ma lam tasfavur al-shams wa waqtu salati al-maghrib ma lam yagib ash-shafaq wa waqtu salati al-isha'i ila nisfi al-layl awsat ووقت صلاة الصبح من طلوع الفجر ما لم تطلع ما لم تطلع الشمس رواه مسلم وننو كتلب ننو حديث يعني فيه بيان الأوقات التي عينها الله تعالى لأداء الصلوات الخمس المكتوبة ونبنينو حديث إساليا واسكو ليتي الله سبحانه وتعالى تيونتي سيسانياري

jùmhur wọ́n wà lórí wípé minhum al-a'immatul arba gẹ́gẹ́ bí Sheikh Arafat al-Muhammadi ṣe ṣàlàyé wọ́n wà lórí wípé tẹ́yìn bá kírun nígbàtí kìkì ń ṣe wákàtí rẹ̀ Ọlọ́run sì gbà lọ́wọ́ yẹn صلاته أو نام عليها فليصلها إذا ذكرها so àmì tí àwọn afáàmì sọ̀rọ̀ bí léyìí tí Shaykhul Islam Taymiyyah rahimahullah sí tẹ̀lé wọn lórí ẹ̀ hatta Shaykh albani rahimahullah ó ní wípé due to the fact pé ọlọ́ anábì ti sọ àwọn àsìkò oorun ọlọ́ọ̀ bá ti jọ yíwa àwọn àsìkò oorun ni kódà ó wà nínú hadithi pé amma jibril amma jibril sallallahu alaihi wasallam fi awwali alwaqt wa akhirihi faqala as-salatu bayna hadhaini al-waqtayn annabi sallallahu alaihi wasallam jibril alaihi salam ó wá ó wá farabalẹ̀ wá sọ́dọ̀ annabi ni ó wá ń lìdí annabi ó wá ń fi àwọn àsìkò ìrun hàn annabi pé ìrun dúrí o àsìkò báyìí sásìkò báyìí ni ìrun àṣírí o àsìkò báyìí sásìkò báyìí ni ìrun magribo àsìkò báyìí sásìkò báyìí so ó lásìkò kìí ṣe tí ò lásìkò in tí ò bá lásìkò lè yíò mọ̀ sí ó bó sí wùyà in tó lásìkò ni sí olọ́lọ́ fi ń sọ ní Kùránì pé fawailul lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́run ní ègbé ọlọ́run òfù kó mọ báwọn olùkírun kan alladhina hum an salatihim sahun ìtumọ̀ rẹ̀ ní pé àwọn tó ń lọ àsìkò yìí lára unnecessarily tí ó fi padà wá nínú àsìkò rẹ̀ so ìtumọ̀ ní pé zuhur min zawali shams nígbà tó rùn bá ti yẹ àtàrí títí tí ó fi di táìmù tí nǹkan òjìjí nǹkan ó fi di bí míflò rẹ̀ tí ó fi di irú rẹ̀ tó jìjì òjìjí nǹkan padà fi gòdé lẹ́ǹtì nǹkan tẹ́ rí mẹ́lẹ̀ òjìjí ìwọ gẹ́gẹ́ tó dúró yóò padà di lẹ́ǹtì bí wọ́n náà ṣe ga tó táìmù yẹn ni táìmù tó rí tán ìwọ wá lọ kí nígbà tó ti di mìfìlẹ́yìn ha tó ti di times 2 rẹ̀ àsìkò tí ẹ̀ sí kọjá tẹ́yẹn àwọn àfáàmì wà lórí pé mọ́wùlẹ̀ sánmọ́ mọ́wùlẹ̀ kí mọ́ nítorí ọlọ́run ní gbà a ní pé rízì ní pé tọ́kí bí a tó bá kí ọlọ́run gbà dẹ́kì ní túnmọ̀ táìmù tí Jibril wá sàrẹ̀ ni kí wá ní ìtumọ̀ pé àsìkò báyìí báyìí nígbà tó ṣe pé tó bá padà kí lásìkò gan tó bá padà ṣe bó ṣe wọ́ tó bá padà tó kí ń gbà mí ọlọ́run ó sì

wọ́n mọ́ fi ìmúra rẹ̀ ọpọ̀ wàtàbárù shahwat ìfẹ́nú ọkàn mọ́ tẹ̀lé fẹ́nú bí ẹranko ti wọ́n ni fàsáwọ́fà yẹlọ̀kọ́wọ́ na rọ̀yà wọ́n bọ̀ wá bá ìsọnù tí mọ́ mú bínú ọlọ́ọ̀bá pàdé so àwọ̀kọ́tù sọ́lá ẹyẹ mọ̀yá mi nínú ẹsẹ̀ kìkí ń ṣe nǹkan tẹ́yẹ lè ṣe kí ni èyẹ lè fojú kéré gẹ́gbó ala tasihu as-salah ba'da khuruji waqtiha gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá kírun before kó tó wọlé Ọlọ́run nígbà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá kí lẹ́yìn ìgbà tó bá wọlé Ọlọ́run nígbà ìrun kù 10 minutes àbí 2 minutes yóò fi wọlé ìwọ́n wá bẹ̀rẹ̀ ìrun ní minutes yóò fi wọlé tó ti pé ó padà wọnú táìmù ní o bẹ́ẹ̀ àbẹ́ ọ̀kọ́ ó sì padà bá rẹ̀ nínú táìmù àmọ́lò nígbà ìdí ni pé ó ti wọlé ló jẹ́ kí ètùmọ̀ ń tààrọ yẹ́ fẹ́gà níbi àwọn táìmù wọn yóò wé make sure pé táìmù tàwà ó sàtíwọlé báyìí in taha kalam gẹ́gẹ́ bí ó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ní 2 minutes after time tó ti lọ ó ti lọ already gbàgbé nípa sọ́lá yẹn kí ẹ sì má gbàgbé ẹ̀rù ń báyẹn kí ẹ má kó sí tẹ́kù sọ́lá kí ẹ má kó sẹ́ni tó ti fi ìrúnlẹ̀ tí ò kí wọn mọ́ ewu tó ní agbára wàláhùn ní kí ẹ pàwọn tí ní kì í ṣe ewu tó kéré o wàláhì ẹlẹ́ẹ̀kejì ni pé أن الصلاة الخمس لا تصح إلا في هذه الأوقات المحددة àwọn àwọn máràwẹ̀ àti sàlàyé náà ma oní pé kò tọ́ káàkì ní àsìkò mí tó yàtọ̀ sáwọn àsìkò tàti yọkalẹ̀ because Ọlọ́run sọ pé fa akímù sọ̀láta inna sọ̀láta kanat ala al-mu'minina kitaban mawquta ẹ̀rí táwọn fàmà lò náà ipé ẹkíwò dájúdájú yẹn wo Ọlọ́run bá ṣe lọ́rùn èyàn lórí àwọn mòmí ní o ní nǹkan tó ṣe pé Ọlọ́run bá fi sásìkò ní Ọlọ́run bá ṣe lọ́rùn èyàn pẹ̀lú àsìkò ní ìkanu wọn ni pé ẹ̀rí nípa àwọn mòmí ní nìkan ní ọmọ kírùn kò sáà mòmí náà bẹ̀ tó bá jẹ́ mòmí so kò mọ̀ pé annisa'u shaqa'iq na rijal púpọ̀ náà khitob àṣàrí àwọn ìbánisọ̀rọ̀ ṣẹ̀ríà wọ́n mọ́ ń dájú rẹ̀ kọkùnrin tí wọ́n rọ̀rọ̀ tó máa tó wá jù mọ́kùnrin obìnrin tí kó síwẹ̀ àfi ta bá rẹ̀rí tó bá yọ obìnrin kò nù rẹ̀ ìpìlẹ̀ ní pé tó máa ju ọ̀rọ̀ nínú ṣẹ̀ríà pín báyìí ẹ̀yin mùmínì ẹ máa ṣe báyìí obìnrin wọ́n kọ́ sọ yọ obìnrin kò bẹ́ẹ̀ tí wọ́n bá ti yọ obìnrin kó tún nígbàtá lẹ́bí ìṣàlàyé sífájú sọ́lá sánàbí ìṣàlàyé tàwọn obìnrin lọ́tọ̀ọ̀ wọ́n bí lọ́ṣẹ́ kalabani rahimahullah ah, ṣe bá níbi ṣe kíwìn ṣe bẹ́ẹ̀ làwọn obìnrin náà ṣe máa kí ah, bàbá níbẹ̀ ni ìdí ni wípé in tó bá ti wà fọ́kùnrin ó wà fóbìnrin àfi tàbá tó rẹ̀ jí wá fún ní ẹ̀rí mi tí ó wà clear tẹ́rẹ fún ọpá in táwọn sàhábà náà gbọ́yé náà o ní pé anẹ́bì ń sọ anẹ́bì rí abdullahi bin umar anẹ́bì sọ pé ya abdullah irfa izarak abdullahi bin umar aṣọ tó wọ̀ ó ń kalẹ̀ ìkanlẹ̀ ó kọjá kókósẹ̀ ìtànàbì ni ó dé a nígbà ní pé fásókè ó kàdà áfà wọ́n ni ìlà aina ya Rasulallah a ní ó ní pé bọ́lá fàdé a níbi ni ìlà ansofi sáàk ìdájí ojú gun ní in tí musulmi wà ó gbọ́dọ̀ dé tí ó bá wá lágbára ó a níbi ni kọ wà lẹ́dẹ̀ Umu Salama wà ń náà ìwò wá sókè ni

yóò ma aṣọ yóò ma wọ́lẹ̀ àníbí ní òsìn tó sí ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ma ẹlọ kírùn bẹ́ẹ̀ ayó àmà wọ́lẹ̀ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ma bá ti lọ létẹ́lú mẹ́wọ̀n wípé ah bàtẹ́ ní àmà wọ̀jáàbù tó kalẹ̀ ní ìsìnbáì gbogbo yóò àmà kó yóò mọ̀ kó yẹ pẹ̀ kí ara sí ẹ̀pẹ̀ ni bí tàwọn yàwó ànẹ́bí náà ṣe ń so kí yẹn sì wà nínú àwọn yàwó ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam yóò pè rẹ ju kọ àlọ́dọ̀ àbíyọ́nsí àtọ̀dọ̀ àwọn oníkọ́mẹ́dì àtàwọn fíìmù lọ́wọ́

iṣẹ́ rẹ̀ bàjẹ́ dànù nù because sọ̀látù lásìrì ọ̀rọ̀ àwọn àfá tó pọ̀ jù ń bẹ̀ ní pé o ní sọ̀látù lùwústọ́ sọ̀látù lùwústọ́ intermanson ni ẹ so ìwọ tó bá lè fi sọ̀látù lásì tó bá lè fàlásàrì lẹ alásàrì tún dáyàtọ̀ ní àwọn sọ̀látù tó kù habatọ̀ amaluhu iṣẹ́ rẹ̀ bàjẹ́ o ní tó fi fílẹ̀ aléhà àbí ó tóbi nínú àwọn àtàrí èyàn bóyá wọ́n dèyàn mọ́lẹ̀ túrọ̀ ọ̀tọ́ táìmì ni wọ́n dèyàn yóò ríbi sí kankan àbí nǹkan in tó ṣe pé o lágbára rẹ̀ ni àmọ́ ẹwà mọ́ tó mọ́ ń dùnmí jù ní pé yámọ̀lì kìyàmà kí ló fẹ́ sun tó pé ni pé ó ti wà lọ lé bọ́ọ̀lù láti táìmù àásì ẹlòmí ti mọ́ láti tv because ọkọ̀ lọ wo bí a kọ́rọ̀ ọ̀rùkè wọ́n ń pè náà ìkan àtàwọn ọkọ̀ ma ń wo kó tó kan àwọn líìgì gẹ́gẹ́ tó ma ń gbà wọn àwọn etí ò tún kan wọn pé champions league ló kàn wọ́n jẹ àbí òun lè mọ́ ń gbá tí mọ́ ń kàn wọ́n àwọn míì tí ó kàn bí àwọn spain ń gbá kan àwọn kìnnì kan yóò ti lọ bẹ̀rẹ̀ yìí láti 3 o'clock yóò wá wà lè bọ́ọ̀lù throughout the 10 o'clock ìyàn èpè ọ̀tẹ̀ wọ́lá ìjà gbogbo ẹ̀ kó dẹ̀ mímọ̀ ń bọ́ mẹ́ lórí bọ́ọ̀lù tó nígbà 5 naira rúgbà à ma ń nà yẹ pa mo ti lọ sáyẹn ọmọ kan ọdẹ̀ ọlọ sáyẹn ọmọ ìwọ tó ní 20 naira ní àkáùntì wọ́n fi 10 million dollars àbí 10 million euros wọ́n fi sáyẹn wá ní àmọ́ ẹ̀ṣẹ̀ bí ọmọ kan ọmọ òsíwó ló gbé ọmọ òsíwó ìyàwó olóbi tó bí ọmọ ó bá débi pé bàbá àti ìyàwó jọjọ mọ́lára fọ́fí màálù yìí paralẹ̀ màálù yìí pa wọ́n bá wọ́n bí ẹ̀dá ìsọ́lébọ̀ màálù lé ayé ìṣàdá kí ni tí mo gbére àti bàbá àti ọmọ ìmí inú ilé bọ́ọ̀lù báyìí gbogbo wọn káwọn wọ́n sì mọ́ gbọ́ hayya ala salah hayya ala falah wọ́n sì mọ́ gbọ́ wọ́n sì mọ́ fi gbígbọ́ sáì gbọ́ wọ́n ń pè yín wá pé ẹ wá síbi ẹ sí bí oríire alfalah ọmọ tó gbẹ̀lú falah ìwọ wá lọ tó bá kùn lè bọ́ọ̀lù ẹjọ́ tàtún wọ́n wòdílé tó ti sọ̀rọ̀ bọ́ọ̀lù débì kan tó ti jiyàn ìyàn tí ò wúlò ó wá kúkú kẹbọ́ sórí a Nàìjíríà ò dáná a kí wá ìwọ tó ẹ̀sẹ̀ kùn lè bọ́ọ̀lù ló wá rántí pé Nàìjíríà ò dá assembly ẹ̀rọ àwọn bàbá mi náà tán ti dàgbà wọn a wá yọkù síwájú ọpọ́n kéèyàn yọkù síwájú ọpọ́n ebi tẹ́ àdàgbàdé ma ta ọpọ́n ó sì ma ta wọ́t kódà ilé ẹlòmínà ti wá gba kíní ayò ní ọjọ́ kejì alájì kíní ẹ̀dàkùn ayò wá ń bẹnu agbádá inú agbádá bàbá náà ti wá gba ayò níjọ́ kejì ibi tó tọ́jú fámílì gan káàtẹ̀ tó sọ pé àtẹ̀ tún sọ̀rọ̀ ohun ìgbẹ̀ gbígbà tó ti rìn jìnà jù ní a ní ká sí àwọn kátọ́jú fámílì ẹlòmí ìntọ́ ibi ọpán látàrọ̀ ni assembly ẹjọ́ àwọn olómi ibi newspaper ni wọ́n náà tún ní Free Readers Association of Nigeria wọ́n wá gbé sí ibi newspaper wọ́n wá pọ̀ bíbà wọ́n wá tún Nigeria sẹ́mbẹ̀ bẹ́ẹ̀ náà máa ké náà máa pariwo hey kíníkà kíníkà àwọn ìròyìn ọ̀rọ̀ tó ń kó sí ní newspaper fún yín sheik mukbil rahimahullahu ta'ala ìkaní àwọn àgbàfà súnà wọ́n ti kú wọ́n kú níbi 2002 wọ́n ní pé ìwọ tó bá fẹ́ jòkó tí àwọn òpùrọ́ láyé lọ́jùkó tí newspaper ó kàn nínú news tó ń gbé yọrọ ni ọlọ́run sì ti sọfà nìkan àní in ja'akum fasiqun bi naba'in fatabayyanu in ilé ìka newspaper kí wọ́n believe tó wà best street wọ́n bí mi dá orí mi òpó ti má ṣe bẹ́ nǹkan ṣe mẹ́nu in gbọ́rọ̀ lọ́ọ̀bá yìí nù àwọn ọlọ́kan ní sọ ìyàfẹ́ ṣe fún oníkálùkù pẹ̀lú political agenda àwọn olóòtò pé wọ́n fẹ́ kakọ àwọn olórí wọ́n a gbé headline tó tóbi President Tinubu have closed the border eh kò ní dáfún Tinubu eh, eh kò ní ka detail tó wà náà rẹ̀ ó kọ́kọ́ ka headline yẹn àwọn ìyẹ́dẹ̀ ní intanet newspaper náà fi jẹun onípẹ́ ẹgbùdọ̀ máa ká so in tí ó attract àwọn èèyàn òun náà kọkún síbẹ̀ in tí ó attract àwọn èèyàn táwọn yóò fẹ́ gbọ́ tán fẹ́ gbọ́ tán fẹ́ tí ó bí comment tí ó dẹ̀ bí monakoshat tí ó bí káfà ibi táwọn ti ń jẹun tí wọ́n ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàwọn social media platforms ibi táwọn ti ń jẹun Facebook ni gbogbo ẹ̀ in tí ó bí wàhálà rògbòdìyàn tẹ́wà máa fa tí wọ́n ṣe fídíò tí ẹ tí wọ́n lọ ṣe tí ẹ tí wọ́n kọ tí ẹ tí wọ́n wá kọ tí ẹ ẹwà máa fa mọ́ra yín lọ́wọ́ elé ó ṣe báyìí elé ó comment oní ọmọ ní love and like share and die kíníkan ṣe kíníkan ẹ máa ṣe gbogbo ẹ̀ lẹ́bùn pàwọn èèyàn ṣe wèrè sí lójoojúmọ́ ni bẹ́sẹ̀ ṣe wèrè ohun àwọn tán ní Facebook kan jẹun lọ́n tí wọ́n ni kódà iṣẹ́ kan táwọn ṣe òsìmọ̀ iṣẹ́ ọ̀nà sí post tẹ́kà ma bá yín push àwọn post tí ó mọ̀ bí controversies gbogbo lè wà láì targeting láti keep in busy kó nínú tó nílà àkáì ibi tẹ́bá tí ń fáìlẹ̀ lọ́wọ́ ó lé gbé ayé alàsọ̀lá kó lọ kírun ìdí ni kóbìnrin tó bá lè kírun tó bá lè break kí ní ẹ̀ kò ní dùn mọ́ tẹ́bá dé padà initiative tó ma fẹ́ discipline tó bá ti ibi tẹ́tí jìyàn lọ́bá ẹ̀ ẹ̀ ń fa mọ́sára kan lọ́bá yìí wọ́n ká pè wọn ni tẹ́bá lọ kí oó fẹ́ lọ Allahu akbar so ṣe ìrù olúwa ló ní excuse wájú ọlọ́rọ̀ bá ipẹ ọlọ́rọ̀ ìkírun ẹ̀mí mi fẹ́ bọ́ọ̀lù níbi tó ti ń gbó bọ́ọ̀lù èyí example ní ibi àníbi tí yẹn ti ó kúnlé bọ́ọ̀lù wọ́n gbá bọ́ọ̀lù tààlà ìjọ́ kejì ní wọ́n gbọ́ pẹ́gà yìí ìkìrànjò ipé ẹnìkan ti fògùn náà ikí wọ́n nínú ológun labor mọ́sí bẹ̀rẹ̀ sínú ọmọ àwọn fọlọ́pàá sàwẹ̀ káàkiri ládùgbò báyìí ẹjẹ́kùn kí ni tí mo gbólé ìdọ́kùn wọ́n tó kú báyìí ó rí kí ló kú sí ṣe jihad ló ń ṣe tó kú sórí ẹ̀ níbà ikú yẹpẹrẹ ó wá kú torí bọ́ọ̀lù so at the end of the day wọ́n padà find out pé tó ṣẹlẹ̀ ní pé òun gangan ló fò kásọwọ́ so wọ́n fẹ́ pé èmi ó ti nára rẹ̀ lóòká àdọ́rùbì sùúrù èmi èmi èmi ló ń bá wí èmi àṣíkàbà ti gbà rẹ̀ lóòká kọmù ó lọ kú sílé dànù ti ẹ̀ dákùn kí ló fẹ́ sọwájú ọlọ́run bàbá ah ọlọ́run bí tí mo ti ń ṣe jihadi sójú ọ̀nà ẹ̀sìn mo kàn kú ni tí ń tọ́sọ̀nù ibi ta ti ń fa chelsea man yù ní tó tún wọ́n ṣẹlẹ̀ ní pé àwọn tẹ́ ń fa ọ̀rọ̀ wọ̀nyí tí wọ́n mùsùlùmí tó wá gbé lórí tó wá gbé lọ́kàn tó tún wá múmúláyà rẹ̀ jù ọlọ́ọ̀bà tí ó mọ̀ pé kéfèrí láwọn ilẹ̀ yìí gani àwọn tó ní klọ́bù kéfèrí àwọn tó ń gbé sọ́ọ̀tì kalẹ̀ kéfèrí púpọ̀ ní àwọn abúrọ́zù àwọn players gan kúfàr Messi Ronaldo kúfàr àwọn sport kúfàr ó mọ̀ ra wọn cross gan asọ́bọ́ọ̀lù tí ọ̀gẹ́ ń gbé ọmọ síláṣí gan wọn ní gbà wọn láyé kó gbé asọ́bọ́ọ̀lù wọn ọmọ síláṣí mẹ́ àwọn sọ pé cross ń bẹ̀m̀bẹ̀ wọ́n já cross àmì crusade sí mẹ́mẹ́ sáwọn tí wọ́n ń pọ́lé nìyẹn àwọn àwọn kèfèrí tó ṣe pé Islam ìkánà àfáà sọ̀rọ̀ ìgbà tó ṣe khutbah nígbà táwọn èèyàn fẹ́ sọ mẹ́sì jọlọ́n gbà kan ó ní mẹ́sì tó ṣe pé ajá ajá ajá rẹ̀ tí ń fà dání ó lóore fún ju mùsùlùmí lọ ó pọ́nlé ajá rẹ̀ ó pọ́nlé ju mùsùlùmí lọ yọ́ kábàbà èyàn tán interview tí ń lálà sí àwọn mùsùlùmí ní mẹ́sì tán interview rẹ̀ tí ń lálà sí àwọn mùsùlùmí nípa àwọn mùsùlùmí wo àwọn kíníkà kíníkà tó lóò pé èyàn tí ń lọ sọ́dọ̀ àwọn jíù tọ́jọ́ ń

la yumkin fi ìlúsọ̀lá eh, fi ìwú ìsọ̀láwò kò pọ́sìbù kíyàn kan fi ilẹ̀ báwọn tó bá ti ríbi sẹ́láyé rẹ̀ ó lè sí mọ́ wa qad ikhtalafa al-ulama hal idha akharaha an waqtiha amdan biduni udhrin yaqdiha am la sayati bayanu dhalika inshallah àti nawasile tó bá kí bí yóò mọ́mọ́ fàsí ìwọ́n lẹ̀ ni sọ́lọ̀ bá ó padà gbá tó bá kí ń gbà mí àbọ́lọ̀ nínú ẹni pé anna waqta salati dhuhr idha zalat ash-shams ila an yasira dhillu kulli shay'in tulahu ba'da dhilli alladhi zalat alayhi ash-shams ṣarí ba'da dhillu alladhi zalat alayhi ash-shams ọ̀rọ̀ wọn nira ga ti ṣàlàyé because kò wà uniform but ẹ̀yìn kẹ ṣàlàyé generally nípa rẹ̀ a ṣàlàyé tẹ́lẹ̀ ó ní pé ó lè try ní time gúrù lé ní èyàn fi mọ́ time zawal ó ní pé èyàn ó ti rìn kẹkalẹ̀ before kóòrùn tó dé zàwálù ní ká ní pẹ́bẹ́ yóò padà rọrùn tí ó yọ mẹ́rin yóò mọ̀ bọ̀ abáyé ó ti lè mú gì kan kó lọ tí bọ̀lẹ̀ so wo lẹ́ntì igi yẹn tó ń bá ti bẹ̀rẹ̀ sí ní mọ́yọ́ ṣéèdì ó mọ̀ lọ́tí pé ṣéèdì kìíní ẹ̀ bà tó kóòrùn wà ń bí báyìí ṣéèdì kìíní ó wà ní side bin ẹ̀ bẹ́ẹ̀ni abẹ́kọ̀ọ́ ṣéèdì yóò sì wà ní jíátù al-Maghrib because òun rẹ̀ ń bọ̀ abáyé ni òun rẹ̀ ń tàṣì kìíní ẹ̀ yóò jẹ́ ṣéèdì yẹn wà báyìí ó lè mọ́ straight ó lè fi bend depending on tó gbà tí ọ̀tá nítorí ohun yẹn náà kẹ́ ṣe ojú kan náà ni ti máa wà kẹ́ ṣe ojú kan náà ti máa yọ ó máa ń shift báyìí so níbẹ̀ náà dẹ̀ ni ó máa ń lọ báyìí ó máa ń change díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà sí yóò so tó bá padà yá yóò padà wà ní àárín in tó gbé kalẹ̀ yẹn yóò padà wá yẹ̀ díẹ̀ ìgbà iná pẹ̀lú pé òun ti yàtàrí ó ti yẹ àtàrí àárín orígbà ló wà tẹ́lẹ̀ àmọ́ yóò tó wáyẹ̀ báyìí débi pé fẹ́ìwù yóò wá bọ́ sáìdì báyìí ìgbà ló wà bẹ̀rẹ̀ sí ni mọ́ owó fẹ́ìwù yẹn ó kò yí mọ̀ kù díẹ̀ díẹ̀ ohun yẹn lọ kí ní ẹ̀ngùn àsẹ́yìn yóò padà di pé ṣéèdì yóò padà gùn yóò padà wá di déédéé ṣéèdì tó gbé kalẹ̀ yóò padà dìde rẹ̀ tó bá ti dìde rẹ̀ táìmù gúrù ti lọ́nà ó ti bẹ̀rẹ̀ sí mẹ́ta kátàmà asì wọ́n ni wákìtù láàsì mínàlìntìhá wákìtì zó wọ̀yẹ̀mtẹ́dùl wákìtù mukhtar ma dáma ti shamsu bai dọ́ a nakiya ṣarwa ni kíkà tafi ne taimul ikhtiyar àti taimul dọ̀rọ̀rọ̀ inshallah ma asala yóò dáadáa méjèèjì yẹn mo fẹ́ mú ní a separate topic on its own kí tó kò níbi hadithi ni pé waqtul mukhtar àbí waqtul darura àbí possibly kí padà tún lọ́wọ́ wájú so akíní àti kí mọ́ àkọ́rọ̀ lọ sí àwọn hadithi kan wọ́n bọ̀ abẹ́ insha Allah so wọ́n ní pé but waqtul mukhtar àwọn àsìkò tó sì lè kíwù sí wà ó sì lè kíwù lásìkò yìí ní òkùngbà tí yóò bá sì wà tó sì funfun tó dẹ̀ mọ́ gbàkázọ̀ kó wọ́n mọ́ yóò neat kò ní tí ma dàpọ̀ mọ́ nǹkankan wọ́n ní فإذا صفبرت tó bá ti wá ń yẹ́lò tó kàdà yóò kàdà mọ́ yẹ́lò díẹ̀ díẹ̀ isfabrot a dákọla waqtu darura ila al-maghrib waqtu darura náà pẹ̀yọ kí ní pẹ̀lú waqtu al-ikhtiyar waqtu al-mukhtar àti waqtu darura an bọ̀rẹ̀ wọ́n ni anna waqta salati al-maghrib min suquti kulli qarsin but ẹ̀hẹ́ wọ́n ti mú táìmù lásìrì lọ bá wọn láti gbà tí táìmù dúrù bá ti parí àwọn fáàmì ni pé tó bá gbàgbé a ní pé òjìjí nǹkan yóò dìde dé kì níyà bí àwọn àfáà ní pé tó jìjí bá ti wá di times two rẹ̀ time alásàrí náà ti kọjá tó jìjí bá ti lè ó tún fi kíní olẹ̀ ó tún wò ṣédì ẹ̀tún lọ ló jẹ́ pé in tó wónú lẹ́fà ní pé ókè ní èní o 1 o'clock ní zawalu ṣẹlẹ̀ a ṣe pé kìí ṣe pá gangan là ń lò ó ní táwọn wò tàà fi fagó agó kan jẹ́ bí placeholder ní bí ibi ta kan òun la kan fi wò òun la fi dé tàbá ti wò tó bá ní kó wá wò lọ́la táìmù tó ṣẹlẹ̀ ní ó súnmọ́ kó jẹ́ around the time ilẹ̀ ní ó ṣẹlẹ̀ because òjò lè ọ̀rọ̀ ẹni ti lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ ká rí oòrùn orí báyìí àbí àná ago tẹ̀lẹ́ ní pé zawadu ṣẹlẹ̀ lánàá 104 ni òkè tó bá ti di around plus or minus 5 èyí plus minus bí àbí plus or minus 2 bí àrin 104 105 106 107 ẹ̀kà lè fi ẹ̀kà kí o níbi 115 báhùn ló jẹ́ pé ìdí ìṣọ̀sọ̀ kún sọ gbá ìrùn lúrì 2 o'clock ní dákúnkọ́ bí járe ó sì ńlá mọ́lẹ̀ pé 2 o'clock ságó àláyà nẹ́bì ó ní tùwọ́ tó bá ń kí òun lúrì 1 o'clock ìkíkú kí ló ń kí abẹ́ ìmọ̀gbọ́rùn sí ìsànwọ́n lùbá tó wá ṣẹlẹ̀ 1 o'clock tó wọ́n bá yí àtàrí 1 o'clock kẹ́kọ́ tó bá kòkì tó bá ṣẹlẹ̀ 12 o'clock sáàgó ní sáàgó agbó láńwò agbó ọlọ́gbọ́ ọlọ́gbọ́ mẹ́ta bí kí náà ń pè à ń wo àsìkò oòrùn láńwò láfí ń fix agbó lọ́yẹ́ kò sí tẹ́pẹ̀ ní ohun 2 o'clock ìrun 4 o'clock ìrun 7 o'clock ìrun kí ní kan 8 o'clock kò sí mú tẹ́mù in tó wà constant kọ́ variable ní kìí ṣe constant nínú ẹni pé anna wákẹ̀ salatul maghrib ọkà sọ̀yìn jẹ ok wọ́n ni salatul maghrib min sukuti kulli qarsi shams ghaiba àti mọ́ sọ̀yìn tẹ́lẹ̀ tí oòrùn tó ń wòun ò ní padà rí mọ́ ródóródó kí ní around oòrùn òun tó pẹ̀lú oòrùn kì í ṣe yẹ́lò ìmọ́lẹ̀ rẹ̀ yẹ́ o yellow? yẹ́lò yàtọ̀ oòrùn round gangan ó kàn ní padà rí mọ́ ni yóò kàn wọlé báyìí hmm tó bá kú kí n kí ní níta o gbọ́dọ̀ kí òun Magrib ẹmà ọbẹ̀ tó sórún bẹ̀ mọ́ kò sí bẹ̀ rárá mọ́ ẹmà sínú ló ti yí àsìkò Magrib ti ṣe kíni ó ti wọlé wọ́n ni ila an tajiba al-ahmar sí tí ó wà kọ́ tínú bá wọn tí gbogbo yẹ́lò bá ti wá Magrib náà ti lọ ìgbà ni wọ́n mọ́ sí ní tí ẹ̀ àsìkò iṣẹ́ ló ń sínú ló yẹ Magrib mọ́ sábà kéré táì mọ́gí mọ́ kiri náà wọ́n ni thumma yadkhulu waqtu al-isha biduni fasilin baynahuma wala mushrik ìwọ̀n ìṣá yóò kàn wọlé straight ni lé pé èyàn gbọ́dọ̀ wà careful tí ìrùn mọ́gí bá wọlé níbi 7 tí ẹ̀ bá ń kí níbi 7:20 sí 30 ẹ̀rù ń báyàn kásìkò ẹ̀mọ́tì pàápàá orí sáfàfẹ́ mẹ́tẹ̀lẹ̀ ó kàn lọ́wọ́ báyìí orí sáfà kún bẹ̀bẹ̀ ẹ́ tẹ́mà bí tó lọ́wọ́ ó kì í ìṣà ní tó bá ní excuse ní o ó wà kí ìṣà pẹ̀lú àníyàn Maghrib ilé náà kọ́ àlàyé ń bọ̀ wá níbi báàbù alfawa'id báàbù kan wà tán fà kọkalẹ̀ fún pé báàbù kọ̀dọ̀ ilfawa'id bóòlà ṣe máa ń kí àwọn ìrun tó bá bọ́mọ́ alọ́wọ́ bóòlà ṣe máa ń san padà an bọ̀ abẹ́ insha Allah waqtul isha min ghaibati shafaq al-ahmar ila nisf al-layl láti gbà tí shafaq al-ahmar bá ti wọ̀ títí tó fi di àárín òru ní time maghrib isha wa jumhur al-ulama ala annahu waqtuha al-mukhtar amma waqtu al-ada huwa mumtaddun ila tulu'i al-fajr àwọn fáàmì pé waqtu al-mukhtar ni waqtu ad ó sì lè kíwọ́ táìmù tí alfajr yóò ti fi yọ alfajr asọ́dẹ̀kù ni o الثاني وقال بعضهم إن وقتها ينتهي إلى نصف الليل وهو أقوى من حيث الدليل wọ́n ni a fámi pẹ́ra nísù lè gẹ́gẹ́ ló parí ohun sí ló fẹ́ lágbára jù àmbọ̀ abẹ́ an na waqta salati subhi min tulu'i alfajiri thani hatta tatla shams alfajari taimu bá ti o alfajari ẹ̀ taimu subhi talfajari bá ti yọ ẹlẹ́kejì títí tó mú fi yọ ni báyìí tẹbáwòta yọ ìyẹ́sì lè kí tó mú báyìí lè yọ òkí subhi àbí Allah subhanahu wa ta'ala kó kó sí dada fẹ́ nìkọ̀kan wa so inshallah ok ilé ilé wà ní sẹ́sì káàkà lọ́la inshallah <clears throat> ó ní kọ̀rọ̀rọ̀ hayat kibari ulama fi mamlakati al-arabiyyah as-saudiya lẹ́yìn bayan akalewo khilaf díẹ̀ abúkátà mọ́wàrá káfí ta ti sọ káfí ṣe kìfáyà kábọ́ sí àdíkì ni a hádà wa ala alihi wa sahbihi وسبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته